ọ̀gbọ́ ni fún ọlọ́run lókè ọ̀rọ̀ níbi ìtìgbọ́ ọ̀rì di highest mo wí náà kan sí pé ògo ni fún olódùmarè last night say glory be to the almighty. ìyá agbábá the ìránṣẹ́ sí ìránṣẹ́ orí àpáta. Never time to the rock. Èyí ni ní Jésù Kristo fúnra rẹ̀. Àwọn àti the Lord Jesus Christ himself. Ẹni tí ń jẹ́ òtítọ́. The one that is not the fool. Èdè náà jáde lẹ́nu rẹ̀ pé. And he also said this. Èmi ni ọ̀nà. I am the way. Òtítọ́ àti ìyè. And the life. Èmi ni ọ̀nà. I am the way. Jésù ló ń bẹ̀. Jesus said this. Òtítọ́. Ọ̀gbọ́n mi fún Ọlọ́run lókè ọ̀nà. Ibi ìdìbò ọ̀rìndínláyẹ̀ mo wí náà kan sí pé ògo ni fún Olódùmarè. What now say glory be to the Almighty. Fún Ọlọ́run ní òkè ọ̀run. Glory be to God in the highest. Àti ní ayé àlàáfíà. And in this world peace. Ìfẹ́ inú rere sí ènìyàn. The good tidings to all people ní ọjọ́ mẹ́jọ tí ó kọjá. last week Sunday. ọ̀rọ̀ kan náà ni agbẹnulé láti sọ ṣùgbọ́n ọ̀sán débì kan rárá. we started on a message but we did not finish up at all. níbẹ̀ ni a ó ti bẹ̀rẹ̀ lónìí. and that is the very point that we are going to start today ọ̀rọ̀ nípa ọkùnrin kan tí ayé rẹ̀ fẹ́ẹ́ jọ ayé Jésù. We are talking about a man that his life could be likened to that of the Lord Jesus. Ọkùnrin kan tí ayé rẹ̀ fẹ́ẹ́ jọ ayé Jésù. He is a man that his life could be likened to that of the Lord Jesus. Mo bá tọ́ka sí ọ̀nà díẹ̀ tí ayé ọkùnrin yìí gbà jọ ayé Jésù. I want to point to some few points where we can confirm the fact that this the life of this man could be likened to that of the Lord Jesus. Ìkíní. The first one ní ọjọ́ tí a fi àṣẹ lé joseph lọ́wọ́ ní ilẹ̀ íjíbítì. the day that the authority was given to joseph in the land of egypt. láti di alákòóso ilẹ̀ íjíbítì. to become the governor of the land of egypt. àṣírò ọdún rẹ̀. His years were calculated. Ó jẹ́ ọmọ ọgbọ̀n ọdún. And he was thirty years old. Ẹ jẹ́ wo èyí nínú ìwé Genesis. Let's go and confirm this in the book of Genesis. Orí ogójì ó lé kan. Genesis chapter forty-one. Ẹ jẹ́ bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ ìkẹrìnlélógójì. From verse forty-four. Fáráhùn sì fún Jósẹ́fù pé. Tẹ̀síwájú. Èmi ni Fáráhùn. Bẹ́ẹ̀ni. Lẹ́yìn rẹ̀ ẹnikẹ́ni kò gbọ́dọ̀ gbé ọwọ́ tàbí ẹsẹ̀ sókè ní gbogbo ilẹ̀ Íjíbítì. Bẹ́ẹ̀ni. Fáráhùn sọ orúkọ Jósẹ́fù ní Sẹ́fínátì Táníà. Ó sì fẹ́ Sẹ́nátì Fólé Aya. Yes. Ọmọbìnrin Pọ́tífẹ́rà. Bẹ́ẹ̀ni. Àlùfáà Omi. Bẹ́ẹ̀ni. Jósẹ́fù sì jáde lọ sí orílẹ̀ Íjíbítì. Jósẹ́fù sì jẹ́ ẹni ọgbọ̀n ọdún nígbà tí ó dúró lójú Fáráhùn ọba Íjíbítì. Joseph sì jáde kúrò níwájú Fáráò. Ó tilẹ̀ ti tó ọgbọ̀n ọdún la fẹ́ mú. And Pharaoh said unto Joseph, and Pharaoh, and without thee shall no man lift up his hand or foot in all the land of Egypt. And Pharaoh called Joseph name Zavinathaniah, and he gave him to wife Azanath, the daughter of Potipharah, priest of On. And Joseph went out over all the land of Egypt. And Joseph was thirty years old when he stood before Pharaoh king of Egypt. Ìwọ tí ò yé ìwé mímọ́ yé. You that you understand the scriptures. Ó rí kà nínú ọ̀rọ̀ Ọlọ́run pé. You will read from the word of God that. Nígbà tí Jésù olùgbàlà ọmọ ọgbọ̀n ọdún. When Jesus Christ the Saviour was thirty years old. Adarí rẹ̀ sí etí odò Jọ́dánì. He was directed to River Jordan side. A ṣe ìrìbọmi fún. And he was baptized in the River Jordan. Ó bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ rẹ̀ ní ayé. And he started his ministry in the world afẹ́ fi ayé ọkùnrin yìí wé ayé jésù. his life could be likened to that of the lord jesus. ẹ ò ní gbàgbé pé. you will not forget that. ata Joseph, joseph was sold. ní ogún owó fàdákà. for twenty silver. ata Joseph, joseph was sold. Joseph alálàá. Joseph the dreamer. Mo ní ata ní ogún owó fàdákà. He was sold for thirty silvers of money. Ẹ jẹ́ padà sí inú ìwé Genesis kan náà. Let's go back to the book of Genesis orí ìkẹtàdínlógójì. verse thirty seven. ẹ jẹ́ bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ ogún. from verse twenty. nísinsìnyí ẹ jẹ́ kí a pa á kí a sì wọ́n aṣọ sínú ọ̀kan ní ìwọ̀n yìí àwa sì wípé ẹranko burú yóò pa á yóò pa á jẹ àwa sì wò bí àlá rẹ̀ yóò ti rí rúbẹ́ẹ̀nì sì gbọ́ ó sì gbá lé ọwọ́ wọn ó sì gbá lé ọwọ́ wọn ó sì wí pé ẹ má ṣe jẹ́ kí á gba ẹ̀mí rẹ̀ rúbẹ́ẹ̀nì sì fún wọn pé ẹ má ṣe ta ẹ̀jẹ̀ ṣùgbọ́n ẹ sá sínú èyí níbẹ̀ ilé aginjù kí ẹ má sì fọwọ́ kàn án nítorí pé ó bá lè gbà á lọ́wọ́ wọn láti mú padà tọ̀ bàbá rẹ̀ lọ ó sì ṣe nígbà tí Jósẹ́fù dé ọ̀dọ̀ àwọn arákùnrin rẹ̀ wọ́n bọ́ ẹ̀wù Jósẹ́fù ẹ̀wù ọlọ́yàbára aṣọ tó wà lára rẹ̀ wọ́n sì mú wọ́n sì gbé iṣan sínú iyọ̀ kan iyọ̀ náà sì gbẹ kò ní omi wọ́n sì jókòó láti jẹun wọ́n sì gbójú wọn sókè wọ́n sì wò sì kíyèsí ọ̀wọ́ ẹ̀rọ ara ismaili fi kílíọ̀rì bọ̀ tí àwọn ti bákásí ẹ tí ó túrẹ̀lẹ́ àti kúrò àti òjì á wọ́n mú ọ lọ sí íjíbítì júdà sí fún àwọn arákùnrin rẹ̀ pé èrè kí ni ó jẹ́ bí àwọn bá pa arákùnrin wa tí a sì bu ẹ̀jọ́ rẹ̀ ẹ wá ẹ jẹ́ kí a tọ́ fún àwọn ará ismaili kí a má sì fọwọ́ wa kàn án nítorí arákùnrin wa àti ara wa ní ṣe àwọn arákùnrin rẹ̀ sì gba tirẹ̀ nígbà yà àwọn oníṣòwò ará mílíọ̀nù kọjá lọ wọ́n sì fà á wọ́n sì yọ Joseph jáde nínú ihò wọ́n sì ta Joseph lé ogún owó fàdákà wọ́n sì mú Joseph lọ sí Egypt. Come not therefore and let us lay him and cast him into some pit and we will say some evil beasts are devour him and we shall see what will become of his dreams and Reuben had it and he delivered him out of their hands and said let us not kill him. And Reuben said unto them, Shed no blood, but cast him into this pit that is in the wilderness, and lay no hand upon him, that he may rid him out of their hands to deliver him to his father again. And it came to pass when Joseph was come unto his brethren, that they stripped Joseph out of his coat, his coat of many colors that was on him. And they took him and cast him in a pit, and the pit was empty, there was no water in it. And they sat down to eat bread, and they lifted up their eyes and looked, and behold, a company of Ishmaelites came from Gilead with their camels bearing spice street and balm and they are going to carry it down to Egypt. And Judah said unto his brethren, What profit is it if he slay our brother and conceal his blood? Come, let us sell him to the Ishmaelites, and let not our hand be upon him, for he is our brother and our flesh, and his brethren were content and there passed by Midianites, men, and they drew near and lifted up Joseph out of the pit and sold Joseph to the Ishmaelites for twenty pieces of silver, and they brought Joseph into Egypt ata joseph ní ogún owó fàdákà. joseph was sold for twenty pieces of silver. ìwọ tí ò ye? ìwé mímọ́ ye? you that you understand the bible very well. ìwọ fúnra rẹ mọ̀ pé. you yourself you do very well that. judas ta jésù ní ọgbọ̀n owó fàdákà. judas sold jesus for twenty pieces of silver. Uh -uh. judas ta. Jésù ní ọgbọ̀n owó fàdákà. Judas sold Jesus for twenty pieces of silver thirty pieces of silver. Uh, ata Joseph. Joseph was sold. Ata Jésù. And Jesus also was sold fi ayé Jósẹ́fù wé ayé Jésù. and we are the life of Joseph to that of Jesus. nítorí náà a gbé Jósẹ́fù kalẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ní ìbẹ̀rẹ̀ ọdún yìí. therefore we are establishing Joseph at the beginning of this year bí ìgbà tí a gbé olúwa wa lékè. just as we are elevating like the Lord Jesus. ẹ wá tẹ̀lé ọ̀rọ̀ náà bí ẹ ti ń gbọ́ lọ. and you will continue to follow me in this message as we are going on mo fẹ́ mú ohun púpọ̀ jáde nínú ọ̀rọ̀ yìí. I want to draw out a lot of things out of this message. ọ̀pọ̀lọpọ̀ nínú wa. There are a lot of us. lágbà pé ìgbésí ayé wa kò lè jọ ti Jésù. We believe that our life will not be likened to the death of Jesus in any way mo dẹ̀ wádìí pé kí ni ìdí then I make enquiry why we should have this assumption. ẹ̀yin ènìyàn ti fi ẹsẹ̀ rẹ̀ múlẹ̀ lórí ohun man. you have studied the facts of four important things. He me the first one. ẹni ọlọ́run ni Jesus. he said that Jesus is God. Bible we bẹ́ẹ̀. and the bible supports this. èmi ò gbà pé and I do not believe that you have totally lied. ìkejì. and the second point is. I saw it. kò sí ẹni tí ó sùn pọ̀ pẹ̀lú ìyá Jésù kí a tó And then you also make the confirmation that No, there was no man that had any role to play in the birth of the Lord Jesus. A bí láti ọwọ́ ẹ̀mí mímọ́. And he was born uh, through the Holy Spirit. Ikata. And the third point. Láti ìpilẹ̀ṣẹ̀ ayé láti pé Jésù ní Messiah? Right from the beginning of the world, from the foundation of the world, Jesus had been referred to as the Messiah. Nítorí pé a fi ohun mímọ́ pilẹ̀ rẹ̀. Because it was the only thing that was used as the foundation of his life. Ẹni mímọ́ ni ó lè gba aláìmọ́. And it's only the uh, uh, only person that can save the unholy people. nítorí náà mo rí wípé ọ̀rọ̀ yín jẹ́ òtítọ́. therefore I agree with you with all your points. ìkẹrin. and the fourth point. ẹ̀sọ̀ gbangba wípé agbára tí Jésù ní ènìyàn kò lè ní. and he said that the power that the Lord Jesus had got that no man can achieve such power. nítorí Jésù. Jésù fúnra rẹ̀ wípé. God Jesus himself said. Gbogbo agbára tí ń bẹ lọ́rùn àti láyé ni a fún. All by in heaven and earth have been given unto him. Kò sí èyí tí ẹ sọ nínú àwọn ọ̀rọ̀ wọ̀nyí tí ó lòdì. And there is none of these things that you said that is quite contrary to the word of God. Ṣùgbọ́n mo bá fi yí ọ lónìí pé. I want you to understand today that. Jacob ọmọ Isaac. Jacob the son of Isaac. Òun ni ó bá Rachel tí a gbẹ̀ ní Rákẹ́lì ìyá Jósẹ́fù dàpọ̀. he, uh, Rachel was the wife of this man, and then they had the, they made love together to be able to have this child called Joseph. Àbí Joseph ní èyí tí a lè pa ìtàn rẹ̀. Joseph was born just like any ordinary man could be born and the history and the story could be told. Àbí Jésù bí a ṣe bí ọ, ó jẹun tí wọ́n ń jẹ. Àbí Joseph bí a ṣe bí ọ, ó jẹ iyán tí wọ́n ń jẹ, ó jọ kà tí wọ́n ń jẹ, ó ṣe alároko, ó ṣe darandaran, ènìyàn ni. And Joseph was born and he could eat just any other food that you can eat like pounded yam or anything. He was a farmer and he was. was also a shepherd. Torí náà, a bẹ̀tọ̀ rẹ ṣubú láti wí bẹ́ẹ̀ wí pé o ò lè dàbí Jésù. Therefore, any, any impression you are having in your mind telling you that you cannot be like Jesus, we are cancelling that today. Jẹ́ kí ọdún yìí jẹ́ ọdún Let this year be a year where you are going to repair your life and everything in you in Jesus. O lè bá Jésù sọ̀rọ̀ pé kó sọ ayé rẹ dàbí tirẹ̀. You can talk to the Lord Jesus that your life could be just like that of Jesus. Tí a bá ṣe àkíyèsí arákùnrin Joseph Alálàyé. If we observe closely this man called Joseph the dreamer ẹ ó ìgbésí ayé ìwù rẹ̀ gbé ìgbésí ayé Jésù Kristi. Then we can liken his life to that of the Lord Jesus. Ẹ jẹ́ kí a lọ sínú ọ̀rọ̀ ìkórira yìí. Let us go to this issue of hatred again. Ẹ jẹ́ padà sínú ìwé Genesis. Let's go back to the book of Genesis. Orí ogójì ó dín mẹ́ta. Genesis chapter thirty seven. Ẹsẹ̀ ìkẹjọ. Verse eight. Àwọn arákùnrin láti rí fún pé ìwọ àjọba lórí wa bí tàbí ìwọ ń ṣe lórí wa nítòótọ́ wọ́n sì tún kórìíra rẹ̀ sí nítorí àlá rẹ̀ àti nítorí ọ̀rọ̀ rẹ̀. And his brethren said to him, Shall thou indeed murder Or shall thou dominion over us? And they hated him yet the more for his dreams and for his words. Wọ́n ilẹ̀ kórìíra rẹ̀ díẹ̀. And not even hate him a little. Wọ́n kórìíra rẹ̀ dé ojú ikú. They hated him even to the point of death. Bẹ́ẹ̀ ni wọ́n kórìíra Jésù dé ojú ikú. So they hated the Lord Jesus to the point of death. Ẹ má gbàgbé pé. Do not forget that. Ìkórìíra Jọ́sẹ̀fù yìí. Ẹ̀sẹ̀ Dr. Joseph. Ó sún mọ́ iwájú. Ó sún sí ire. Ó sún sí ayọ̀. Bàbá kórìíra rẹ̀ dìde rẹ̀ níyọ̀. Instead of the of Joseph at that time was only getting nearer to his promotion, to his popularity and what he's going to achieve in the world. Therefore, if you are entered by the world, you just stand up and start to rejoice. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí tí a kà sí lẹ́nu iṣẹ́. Ẹ̀rọ yóò fi fún ìṣẹ̀lẹ̀ náà ti fọ́nrán láti ọ̀pẹ̀ ìjọba. Nítorí òun mọ̀ ní ti gbà. Because if they no receive nítorí o mọ bí o ṣe lè kówó fún ọ̀gá. because you do not know how to get money for your master. nítorí náà wọ́n fi ọ ní arìndè. and because of that you are called an imbecile. àwọn fi ọ ní àdáni ẹbí. àti according to previous sin. wọ́n ló yẹ òye ọ. they say that you are not wise. dúró lórí ibi tí o wà. you don't stand at that point. lọ́wọ́. in future. àwọn mẹ́rin tí òye yẹ. we will know exactly who is wise. lọ́wọ́. tomorrow. àwọn mẹ́rin tí ó. tomorrow who is wise. Lọ́dọ̀ tomorrow. Àti ọ́ ní ọjọ́ ìgbé sọ̀rọ̀ lónìí. Be a call and investor today. Rere ni ọ́ nígbà tí o wà lẹ́nu iṣẹ́ rẹ. You are good at your place of work. Ó lè jẹ́ iṣẹ́ ìjọba. Maybe you're a civil servant. Ó lè jẹ́ iṣẹ́ Ọlọ́run. Maybe you're doing the work of God níbikíbi tí o ti ń ṣiṣẹ́. whichever position that you are holding. rere la mọ̀ ọ́ sí. maybe that we are taking you to be good. a mọ̀ ọ́ sí rere. we know you to be good. ọ̀rọ̀ ẹnu rẹ jẹ́ rere. and also your utterances they are all good. iṣẹ́ rẹ jẹ́ rere. and your deeds are all good. o gbé àbẹ̀tẹ́lẹ̀ rí. and you did not receive any bribe before. àgàbàgebè jìnnà sí ọ. and hypocrisy is so far from you. ṣùgbọ́n nígbà tí ayé kórìíra rẹ. but when the war hated you. Whoa! For the promotion. They did not give you promotion at the right time. Whoa! For you rere wò ọ́. And they did not even see you as, as anybody important. You náà yí ìwà rẹ padà. And then you change your character because of this attitude. Oh, bẹ̀rẹ̀ sí ṣe bí your teacher, ń to behave just as the world shall behave. It shall do yí ìwà rẹ padà. The very minute that you change your character. Ọlọ́run bu ire rẹ sẹ́yìn. Then God Almighty subtracted your blessing. Jókòó bí ènìyàn. Sit down as a man. Mo lọ́rọ̀ bá a I have a lot of things to tell you. Jókòó bí ọkùnrin. Sit down like a man. Yá mi ní etí rẹ. And let me your ears. Ìṣòro tó ń kó dé bá ọ láyé. The problem that you can be having in the world. Ó dé bá Joseph rí. Just know that some problem that happened to Joseph before. Ìṣòro tó ń kó dé bá ọ láyé. The problem that you can be having in the world. Ó dé bá Jésù olùgbàlà yìí. Just know that in this world. Kí ló fẹ́ wí? And what do you want to say? Dúró ṣinṣin. I want you to stand still. Mo ní kó dúró ṣinṣin. I say you should stand still. Kí ni ètò Ọlọ́run? And what is the program or plan of God? Lórí àwọn tí kórìíra ẹ. Concerning the people that are hating you. Ẹ lọ sínú ìwé kìíní ti John. Let's go to first John. Orí gan. First John chapter two. Ẹsẹ̀ ìkọ́gànlá. Verse eleven. Ṣùgbọ́n ẹni tí ó bá kọ ilé arákùnrin rẹ̀. Ẹni bá ìdìde tó jẹ́ ló. Kí ẹni òun akórira rẹ̀ délẹ̀. Ó gbé inú òkùnkùn. Bíbélì ní inú òkùnkùn ló ń gbé. Ó sì nínú òkùnkùn. Ó rìn nínú òkùnkùn. Kò sì mọ ibi tí òun rè. Kò mọ ibi tí ó rè. Nítorí òkùnkùn ti fọ́ ọ lójú. Òkùnkùn fọ́ ọ lójú. But he that entered his brother is in darkness and walketh in darkness and knowing them not with that he goeth because that darkness had blinded his eyes. Àwọn Àwọn arákùnrin Joseph fọ́jú inú. The brothers of Joseph were blessed spiritually. Wọn ò rí ọ̀la rẹ̀. And they could not see his future. Nígbà náà wọ́n kórìíra rẹ̀. Because of this they hated him. Wọ́n ń òkùnkùn. And they were living in darkness. Wọ́n ń òkùnkùn. They were living in darkness. Títí ẹni tí wọ́n kórìíra fi di olùgbàlà wọn. Until the one they Peter became their savior. Ẹgbẹ́ ohun tí ìwé mímọ́ wí. This is what the scripture says. John kìíní kan náà. He said first John. Orí kẹta. Chapter three. Ẹsẹ̀ kẹẹ̀dógún. Verse fifteen. Ẹnikẹ́ni tó bá kórìíra arákùnrin rẹ̀. Ẹni bá ti kórìíra arákùnrin rẹ̀. Apànìyàn ni. Apànìyàn ni. Ẹ̀yin sọ̀rọ̀ pé kò sí apànìyàn. Yes. Ṣé ẹni ìyá nípa ikú láti máa gbé inú rẹ̀? Thank you very much. Whosoever hated his brother is a murderer. And he knows that no murderer had internal life abiding in him. Ẹ lọ sí ìwé Lúkù. Let's go to St. Luke. Orí ìkẹfà. St. Luke chapter six. Lórí ọ̀rọ̀ ìkórìíra kan náà yìí. Concerning this hatred. Ẹsẹ̀ ìkọkànlá. Verse eleven. Wọ́n sì kún fún ìbínú gbígbóná. Wọ́n sì bára wọn ro tí àwọn ìbáṣe sí Jésù. And they were filled with madness and commune with one another what they might do to Jesus. Ẹ jẹ́ kí a gbọ́ ohun tí ó tún ṣẹlẹ̀ ní orí kẹtàdínlógójì ìwé jẹ́nẹ́sìsì ẹsẹ̀ ìkejìdínlógún. Genesis thirty seven verse eighteen. Dúró lórí ẹsẹ̀ rẹ. I want you to be steadfast. Ọlọ́run rí ọ. The Lord has seen you. Nígbà tí wọ́n sì rí lẹ́kẹ̀rẹ̀. Tí wọ́n tilẹ̀ tó súnmọ́ sí àgbà wọn. Wọ́n di rìkíṣí sí láti pa. Yes. And when they saw him afar off, even before he came near unto them, They conspire against him to slay him. Mo ní ọ̀rọ̀ púpọ̀ sọ. I have a lot of things to say. Ṣùgbọ́n àkókò kúkúrú ni a fún mi ní orí ẹ̀rọ gbogbo yìí. But I'm giving just a short period on this very plot. Lágbára Ọlọ́run. By the power of God. Ní ọjọ́ mẹ́jọ lónìí. Next week. A wà lẹ́nu rẹ̀. We still continue with the same message. Ṣùgbọ́n kí a tó parí eléyìí. Before we finish the program for today. Ẹni tí ìwọ́n bọ́ṣọ rẹ̀ ni. The one that they stick up his garment. Tí wọ́n fi aṣọ rẹ̀ yínú ẹ̀jẹ̀ ni. They dip his garment into the blood of the Lord. Tí wọ́n fi nu pípa morning. And the one that made the determination to kill. Ẹ eh, sáré lọ ka Genesis 44. Let's go quickly to Genesis chapter twenty forty four. Ẹsẹ̀ eh, ìkẹrìnlá sí ìkẹrìndínlógún ẹ yára. Àti Júdà. Júdà àwọn arákùnrin rẹ̀ wá sílé ìjọ sáà. Lẹ́ni tó ní gọ̀tà níjọ́ sí o. Òun sá wà níbẹ̀. Ẹ eh, o. Wọ́n kù wọ́lẹ̀ níwájú rẹ̀. Wọ́n wọ́lẹ̀ níwájú ẹni tí ọ tà ní. Ìwà kílẹ̀ yìí bẹ́ẹ̀ nírú yìí. Yes. Ẹ̀yin kò mọ̀ pé irú èèyàn bí èmi a máa mọ̀ràn nítòótọ́. Júdà sì ní pé. Yes. Sílẹ̀ wípé wá rí ilé ọkọ̀ àbí àwọn ti wí ara wa mọ́ ọlọ́run ti wú ẹ̀ṣẹ̀ àwọn ìránṣẹ́ rẹ̀ jáde wò ó àwa di ẹrú olúwa ni ah. àti àwa ah. àti ẹni tí a rí ọjọ́ náà di ọwọ́ rẹ̀ pẹ̀lú. ó ti tó. Genesis forty four from verse fourteen and Judah and his brethren came to Joseph's house for he was yet there and they fell before him on the ground and Joseph said unto them what it is this that ye have done don't you know that such a man as I can certainly divine And Judas said, What shall we say unto my Lord? What shall we speak? Or how shall we clear ourselves? God hath found out the iniquity of the servants. Behold, we are my Lord's servants. But we are the also with whom the cup is found. Ẹ ti jú ṣe oore ọ̀fẹ́. Time ti Let us say the grace. The time is gone. Ǹjẹ́ kí oore ọ̀fẹ́ Jésù Olúwa? Àmín. Ìfẹ́ Ọlọ́run bàbá. Ohun tí a sọ ní kámẹ́rà jẹ́ kó yé gbogbo ènìyàn ẹ̀mí ìrònú jinlẹ̀ lórí ọ̀rọ̀ yìí kó bà lé gbogbo wa ní orúkọ Jésù Kristi Olúwa wa. Hallelujah.